ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم بسم الله الرحمن الرحيم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين بسم الله الرحمن الرحيم ibi tí a ṣàlàyé alùkùránì níwọ̀n bá bó ti yẹ wa máa dé lánàá náà ní nípa bí ìgbẹ̀ndẹ̀ àmà yóò ti ṣẹ́. Àtòrísìsì ọ̀nà tí ó gbà wáyé, a ti sọ nípa annafatul ula ìfàfẹ̀rẹ̀ àkọ́kọ́. A tún sàlàyé tí ẹ nípa annafatul thaniya ìfàfẹ̀rẹ̀ ẹlẹ́kejì tí wọ́n fi gbé wa dìde. Àwọn àhàwálù tí ó wà ṣẹlẹ̀ níjọ́ yẹn kí àwọn àfáà sọ nípa àfọ́ onítàzíkírà a padà sàlàyé ẹ̀ nípa wípé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tá a bá dìde nù sàárè tí ó ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ a sọ̀rọ̀ ọjọ́ kìíyàmọ̀ ni a bà ní sọ̀rọ̀ a wọ̀sọ ni a bà ní wọ́sọ a máa rìn ní àbámọ̀ sáré àbámọ̀ gùn kan àbámọ̀ kò bí ẹyẹ Níbítà bára ayé jẹ́lá lọ́nà ní pé ọmọ tó bá dẹ́rún ààtọ̀ ọgá yàrá ààbì wà sàmà wà tù. Bàbá Rasulì láàrin wà ìdíl kàhár. Níjọ́ tọ́lọ̀ wọ́n pààrọ̀ kèkí ọ pààrọ̀ lẹ ni àbí bọ́dì mi lálò. A sàráyé díẹ̀ lánàá, bá ti fojú gbà wá أني بل عجبت ويذكرون فإذا ذكروا لا يذكرون وإذا رأيت رواية يستهزئون يستذكرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وإذا منا إنا لمبعوثون وآباؤنا الأولون قل نعم وأنتم داخلون فإنما هي فجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفضل الذي كنتم به تكذبون انشروا الذين ظلموا وأزواجهم وما مسعولون ما لكم لا تناظرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله يستكبرون يقولون إنا لتاركوا آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من نعيم بيضاء لذة للشاربين لا فيها دول ولا أمها يوزفون عندهم قاسرات الطرف كأنهن بيت مكنون فأقبل بعضهم على بعض يتساءلون Ọlọ́run kò fi wá lẹ̀ láti máa fọ̀nàmà wá. Ọlọ́run ó ṣèrè fún wa láti má jẹ́ kí ọ̀pá ní ọ̀pá rẹ̀. Lóòótọ́ ni ò sí àwọn ànábì máa ìkìsà olówó ayìí wáyìí ti dúó àní rí wáyìí kankan mọ́ ṣùgbọ́n ọlọ́run fi àwọn onímọ̀ rọ́pò àwọn ẹni ọlọ́run tí sàdínẹ́bì láti máa jíṣẹ́ wọn bí wọ́n ti jẹ́ láti máa tàlàyé ọ̀rọ̀ wọn bí wọ́n ti ṣe ní ọ̀bíjẹ́ kùrá ní ọ̀parẹ́ olúwa ń sọ wípé bàlá àjíbútẹ́wà wọn يسخرون ثم قوم يسيئي بوتي سلمي بعض بيوتي بما سلمي كني فدا وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستكثرون Ó dábẹ́ pàmí ọlọ́run ọba mọ̀ wọ́n wọ́n mọ̀ bí sàwẹ́wà ni wọ́n ní bìlé. Wọ́n bá lò ìnà àádọ́ ìlàtí àrùn mú bí àtàtí wọ́n fi jà wá ní idán ni eré ipá ni oògùn ni àtàtí ni ànígbà àìdá mi ti náà wọ́pọ̀ náà tó rọ́ọ̀bá máa bá fún náà káàkiri ẹ̀pẹ̀ta kẹfún mọ́lẹ̀ àìdọ́ máa àti ti الأولون Ìjẹ́ àwọn bàbá wa tó ń jọ ohun sáwọn náà tún lè dìde. Àbá wa tó ń jọ sáwọn náà tún lè dìde. Àwọn ọ̀rọ̀ ìṣe ìṣẹ̀lẹ̀ rí láyà ànábì kan táa ti sàlàyé díẹ̀ lánàá. Ànábì wa practical yàtọ̀ fún theory náà ni a tún sọ méjì kan ọ̀pọ̀ rẹpẹtẹ àmọ́ torí àsìkò náà ni láyé àti wa mọ́ta kan yìí náà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tàbí gbàgbàlù kìí àmà ń bẹ ọba tó sì ló ó jíwa yóò jíwa náà ni ọ̀sẹ̀lẹ̀ pé nínú àbàlì Israẹ́lá ọkùnrin kan ní àmìlù kò lówó ní ọwá ní ẹ̀gbọ́n kan ní fámílì wọn bẹ̀ ẹgbẹ́ yẹn jẹ́ tálkà àmìlù yíwá jẹ́ ní tó ọlọ́rẹ ní aláàánú ní ìsànà ẹbí ìsànà òlú owó ìwà pọ̀ ọwá dìbí pé ọkùnrin tó jẹ́ gbogbo tó bá ti bèèrè lọ́wọ́ àbúrò rẹ̀ ní ṣe fún ọkọ́lé fún ọ̀fẹ́yàwó fún bá bí ma ń bá tọ́mọ bá ṣe bùkátà ṣe gbogbo tó lọ fẹ́ ṣùgbọ́n jama ẹni ọlọ́run bá ti pè lọ́tẹ ẹni ọ̀tá náà ní ọba ti ìdìbò sí ń tẹ́lé ṣe fún tó tẹ́ mọ́lọ̀fẹ́ lọ́bá pláàni bí àwọn ó pa àbúrò ohun tí ń jẹ́ àmìlù táwọn ó fi jogún dúkìá rẹ̀ ọba pe àwọn area boy ó sì pe àwọn higher killer ìfún wọ́n tẹ̀lé lọ tẹ́bá lọ sí travel tí ń lọ rajà lọ́nà oko wọ́n lọ rí pàdé ẹ̀ tó wọ́n sì ń fẹ́ ní kí wọ́n gbẹ̀mí ẹni o ọ̀sàn owó ẹ̀ wọ́n sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé tán bá ti rí ṣe òun ó tún fún wọn ní nǹkan míì àmọ́ ẹ̀tọ́ ìkẹrì pé ẹsẹ́ bọ́yọrí o kò gbọdọ̀ fèèlè o wọ́n gbìyànjú kọ́mọ́ bá gùn wọ́n ṣe bẹ́ẹ̀ nígbàtọ́ ọmọkùnrin yìí olówó kó nlé ẹgbẹ́ àwọn ọmọ mẹ́ta kò fi dídágbére ìpìlẹ̀ nídìí owó oúnjẹ òbílẹ̀ oúnjẹ ìyàwó ẹ̀ kò fílẹ̀ oúnjẹ àwọn ọmọ ẹ̀ kò fílẹ̀ ọdẹ tún gbà yí náà kọmọ jẹ pocket money kí lẹ tún ní ó ti jẹmọ́ oṣù bẹ́ẹ̀ lọ́wọ́pọ̀ nlé wọ́n tó dáàrin gíjù àwọn tí wọ́n ránṣẹ́ lọ jíṣẹ́ wọ́n mọ́kùnrin wọ́n lùpa wọ́n gba gbogbo ẹ̀ wọ́n lọ fi jíṣẹ́ fẹ́ gbẹ́ ẹ̀ nítorí àti àwọn ti ṣe owó ẹ̀ ní dúkìá rẹ̀ ní èyí tí ń lọ fi rajà inú ẹ̀ dùn pé òun ti ṣe kíni òun ti dolówó òun ti dọ́lọ́lá lẹ́yìn náà lọ́wọ́ padà kéde ipé tọ́ àbúrò òun kú o wọ́n sì pa á ni gbogbo ẹni tó bá rí àwọn tó bá pa òun fún ọ lówó iye kí ẹ tán bá sì fẹ́ gbà ní tó bẹ̀rẹ̀ ẹ̀fà fáwọn wá ikú tó pa àbúrò ohun tó sì jẹ́ pò náà ni onílù tí ń lù fún ìròmí tí ń jó ní wọ́n ń sunkún kí ìlú ní wọ́n ń kégbé ẹbá ń wá búrò ohun onímbọ̀ ohun onítọ̀ ohun onísígbá onísàwó nígbàtìkì ní yọpọ̀ nítorí kó fi lè ní bàárá átàmínà sí mínà sí mà kó fi lè bọ́ra kó bí ìbúra tí ń búra kó wọ́n mọ́ ń pẹ̀lẹ̀ àwọn tó tẹ́ tọ́ránṣẹ́ ó ti wà wọ́n jáde ìlú oníkó travel out àwọn èèyàn wọn wà pé ní wọ́n kí gbé bá ń wà lọ́gbọ́bà lú ìrìngbà tí ó kìkí jú aláìpọ̀ ànábì Mùsá ń bẹ́njọ́ náà alayhi salatu wassalam ẹ̀mì ọ̀pàá kìí àmà ó dé o sàn Ibrahim anatola náà ti òṣèrú ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ànábì Mùsá ọlọ́ọ̀kọ́rọ̀ bá nǹkan wáyé mọ́ onírìn àjò tí ń lọ wọ́n lù pa gbogbo lọ́wọ́ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wá lóun fẹ́ mọ ẹni tó ṣiṣẹ́ yìí iyekíye tí wọ́n bá gbà ẹgbẹ́ náà yẹn sọ́lọ́dọ̀ Musa alayhi salatu wa salam mọ́ọ́dọ̀ Musa anẹ́bì Musa gbogbo anẹ́bì ọlọ́run yọ́ bá bẹ́lọ́run gbogbo àwọn sàbábò ìsàìlìyè torí èèyàn dáadáa lọ́kùnrin tí wọ́n gbáwó lọ́wọ́ ẹ̀sán

أنت رسول الله وأنت نبي الله المنزل عليه الوحي من الله أفتنا وأرنا الحقيقة في هذا الحادث قتل عامل مظلوما وقصب منه ماله ونريد أن نتيقن بمن قتله من الناس على أي ثمن وعلى أي أجور شئت يا موسى àti gbàgbà nẹ́bì ni ó tẹ́lẹ̀ ṣùgbọ́n lónìí atúnmẹ́ ma fi já nẹ́bì rẹ̀ ti rí káàfi lè gbà fún ọgbé lóòtọ́ ọlọ́run oníṣẹ́ báwa wá di ẹni tó pa ámìlù tí ń lọ sóò tó sì gé èèyàn rí sí gbogbo olú ìmọ̀ iye kí ètò àlẹ́bẹ̀ wọ́n sọ igun rẹ̀ nà ró ẹni tí ń wọ́nà tí gbogbo èèyàn fi gbà fóun tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ti sọ pé á o lé tó rẹ̀ nísìn láàmà yìí ọbọ̀lọ́wọ́n bá rẹ̀ sọ̀rọ̀ torí kan lọ́lọ́run lọ́sọ fún ẹgbẹ́ kan wá màálù kan tàbá ti rí kan òkú torí wọ́n lọ tọ́jú òkú pamọ́ yìí wọ́n tọ́jú ẹ̀ pàmọ́ pé a ah, ma ní tí tẹ́ẹ̀fà àwọn kẹfẹ́ ní ẹ̀rẹ́ ìdìsìn wọ́n wá pé òkú àwọn tó kú àwọn mẹ́ni tọ́pa ma wá gbé nǹkan sí látá ń pè ní wọ́n rò títí tẹ́ni tó mà sí ó fi máa kà yóò máa jẹ́wọ́ yí nǹkan o táwọn obìnrin tí

Kọ̀lúwọ́ àtàtàbíbùnà òṣùwà. Wọ́n mú sá ọgbẹ́ máa fi wá ṣe yẹ̀yẹ́ ni, a ní wọ́n pa ìyẹn, ó tún ní àdọ̀ pa màálù, ewu ti màálù pẹ̀lú ẹni wọ́n pa. Kọ́lá àwọn òṣùgbé láì àná àpò nàmìnà lè jáhìlì. Ọ̀tọ̀ ìdájì lọ́dọ̀ ọlọ́run, òníwà náà òkùnú, ní tí mo ní ẹ قالوا ادع لنا ربك يبين لنا ما هي jáàpẹ̀ bá bí ọlọ́run pé irú màálù wo ni a ní rẹ́ka máa mọ́ bọ́ kámúká káwàá sí ká máa rí àwà màálù àmọ́lù màálù wo láwàá

Tọ́wọ́ máa jẹ́ lè fẹ́ràn wàhálà bèèrè púpọ̀. وقالوا ادع لنا ربك يبين لنا ما لونها Wọ́n tún béèrè yí pé ìwọ Mùsá, alẹ́kùn tó kú yà fẹ́ kó jí, àfẹ́ kó jí. Ma lawnuha, irú kọ́lọ̀dì wo ni kí màálù náà jẹ́, kọ́mà ajẹ́ pé màdá lọ mú màálù kan wá, lọ́wọ́ apérú ẹ̀kọ́ náà lálò ní òṣìṣẹ́ yìí, kọ́lọ̀dì wo ni kí màálù náà jẹ́ Kọ́lá ìnáwó yẹ́kùlù iná àbàbọ́rá tún sọ fúnra. Tọ́jẹ́ màálù tọ́jẹ́ yẹ́lò tó kùpa fẹ́sífẹ́sí. Fáàkì ọ̀rọ̀ ọ̀dọ̀ Kọ́mọ̀jẹ́ láìsí ẹlò, kọjẹ́ dá fi ẹlò, àbíkọ́ fáàkì ọ̀lọ́ọ̀nà sí láọ̀nà rẹ̀ ọ̀dàrú. Ṣọ̀túrù náà rí rí ṣẹ́gbẹ́ tó bá ti rí inú rẹ̀ ọmọ àdọ̀gbẹ́ màlú ìmọ̀ fáyìn o, oníkẹwa. Kọ̀ọ̀lọ́dọ̀ lánàá rọ̀bàkà yóò bá yìí lánàá máa híyà. Wọ́n tún bèèrè lẹ́ẹ̀kẹ́rin àníwọ̀ Mọ́sá àfẹ́ kókú ìmẹ́jì o, àwà màlúwa, ànírù màlúwo gẹ́gẹ́gẹ́gẹ́ ni. Ìnàlbọ́kọ̀rọ̀ táṣà bá ha lẹ́yìn. Màlú pọ̀ lọ́dọ̀ وإلى إن شاء الله لمهتدون Bọ́bá ti jíwẹ̀ rẹ̀ gan-an àwà kan, olóògbò ọlọ́run àwà kan. Ọ̀rọ̀ ti di kéèsì gbogbo ìlú. Ọ̀rọ̀ ti di kéèsì ní gbogbo ìlú. Ó ti di general case. General case. Ó ti kúrò ní local. Ó ti kúrò ní local. Gbogbo Ísírẹ́lì wá abẹ́mẹ́ ni àwọn níjẹ̀ ń pààyàn lù yìí, tá a bá ti rí kan yìí, ó pa bàbá yìí náà wá pé ọya ẹmọ bá ń wá ẹmọ bá ń wá àmáyà ti rẹ̀ sí jà á ọ̀rọ̀ yìí òun ròyìn pípò kò ní tó báyìí kò ní tó báyìí òun ròyìn yẹn ẹ̀gbẹ́ tó ní wọ́n lọ bá ń pa àbúrò rẹ̀ ولا تذكي الحرف مسلمة لا شية فيها أو كان موسى لدى قبول أو أكد غيره láti lọ mú màálù kan ní ìtọ́lọ́mọ́ tó yé sí àmá ìbéèrè tó jẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ fi sàánú ẹrú ọlọ́run kan tí sí màálù ní ugbó màálù ti ẹ̀ fẹ́ kọ́tà màálù ti ẹ̀ fẹ́

Láàbàlú lórí tó ti rí. Èdè màálù jẹ pẹrẹ tó sí ìrùn àfíà tí wọ́n fi ń roko, èdè màálù jẹ fi ń pọnmi, èdè màálù jẹ fi ń rẹrù, bàálù màálù yẹ̀yẹ́, tó fi dà láàrù màálù yẹ̀yẹ́ kọ́. Wàdá tẹ̀sí ìrùn Èdè màálù jẹ fi ń fún omi lókú, jẹ fi ń fún oko lómi mú. Mùsàlámà tó ń láti màálù kẹni tí wọ́n jù ẹ̀ lọ́wọ́ sí mọ̀sálámà tí wọ́n èébọ́ ọkàn wọ́n èébẹ̀ ń tẹ́ wọ́n èébẹ̀ rúrú wọ́n èébí roko wọ́n èébí ìyà jẹ màálù tí àrùfẹ́nù láti àtàtí ha kò sì rí bàtàbàtà kò rí kọlọkọlọ kọlọ kánà ní tó ti fáìn láti ẹ́sà bí i à kìí tó ní ẹgbẹ̀rún kọlọ dúdú díẹ̀ pupa díẹ̀ funfun díẹ̀ láà kọlù làánà wọ́n ni wà láà ìrísìlọ́wọ́ sọ yìí á wakàn awwamalunaka Fàbábàwòmá wà máa tàájú ẹ̀fún àrí. Orí bá ṣùgbò ti mọ́. Alákùnrin kan bẹ̀rẹ̀ alákùnrin bẹ̀rẹ̀ máa ti lọ́wọ́. Pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n jíyẹ ọmọ púpọ̀ ọmọ jẹ wọ́n yà, wọ́n sì jíyẹ ọmọ. Ẹmọ̀ pọ́tọ̀ ni kí ọmọ jẹ èèyàn yà. Kọmọ́ tètè rọmọ bí ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n tún wá jíyà ọmọ, wọ́n tún bí ìtẹ́ wọ́n tún rí ṣòro ní jẹ́ ọmọ kanáà tí wọ́n wá bí àwọn akéré pọ̀ bàbá ìṣe dàgbàdà rúgbó bàbá yọ wá ní dúkìá mi ju màálù kan tuntun náà lọ bàbá yọ wá fẹ́ kú ọwá sọ fọ́lọ́n pé wọ́n ọlọ́run àsìkò omi tó ọmọ ìmọ̀ bọ̀ádọ̀ rẹ̀ náfìlà ní máa yàn àwẹ̀ ní máa gbà ìyàwó ẹ̀ ti gbà fún tọ́jẹ́ ìyà yìí ní àwọn ìṣẹ́lẹ́dì níwà tọ́jú màálù ipa mọ́sọ́dọ̀ àwọn Fúlàní nígbà mọ́jẹ wọ́n ta mọ́jẹ wọ́n rí pa mọ́jẹ wọ́n gbé lọ mọ́jẹ wọ́n lù mọ́jẹ ààrẹ ó ṣe ọlá pé ó pè mí lẹ́ni rẹ̀ wọ́n náà jẹ́ tèmi èèyàn tọ́jú nǹkan kalẹ̀ fọ́mọ rẹ̀ ní ọmọ حافظها لابن فلان بن فلان لا تقتل ولا تباع ìwọ̀n kàfọ́lọ̀n bẹ̀ wọ́n gbọ́dọ̀ pa wọ́n gbọ́dọ̀ tàá mo fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́bá tó sọ nǹkan bá ń jẹ bá mójútó fọ́mà mi ọwá sọ fún ya ìyá mọ̀nì títí ìyàwó ẹ̀ igbó tó kún ní fà lọ́lọ́ lọ́wọ́ mẹ́ ní fà lọ́lọ́ lọ́wọ́ bọ́mọ rẹ bá dàgbà tí àsìkò bá tó ọ̀ọ́rí nínú àlá mẹ́ta màálù náà tọmọ yóò fi ṣègbésí ayé rẹ̀ tí wọ́n náà fi ṣègbésí ayé rẹ̀ mọ́kànjú o mọ́kànjú yàwó mi mọ́kànjú o mọ́kànjú tó gbó tó bá wó lè fi mọ́kànjú ta ọ̀rá kalọ̀ ọwá ẹnẹ́fílà ọwá mọ́ màálù náà dání pẹ̀lú ìyàwó ẹ̀ ọmọ wọn sì kéré wọ́n wá lọ sínú igbó wọ́n yẹn náà fẹ́ra wọ́n lọ́wọ́n mọ́ fa màlúù ìkalẹ̀ fún ọwá tí ì sínú igbó wọ́n lọ jẹ́ nínú igbó màlúwà mẹ́mbẹ̀ ni wọ́n ń dán níjọ́ tí wọ́n bá ń bẹ̀gbẹ́ ọlọ́run ó gbé màlúù náà pamọ́ níjọ́ tí wọ́n bá ń kúngbó tí wọ́n bá ń sungbó ọlọ́run ó gbé màlúù náà pamọ́ ni ọlọ́run sì ní pé ẹni bá sì ní inna Allah la yudi'u عشر الموسلين إن الله لا يضيع أجر من أحسن عملا Tòbídá ká máa ṣe dáadáa, a máa ṣe dáadáa ni. Ní ọba ń ṣàìdá ìbẹ̀nù báńkì, ní ọba ń ṣe dáadáa ìbẹ̀nù báńkì, bàbá wa kan sálẹ̀ ọjà ní àyàn lọ́mọ́sà foríjì bàbá wọ́gbà yìí. Bàbá fẹ́ kíyàn, tí yàn bá ṣe ń tọ́ lójú rẹ̀, a ní ìrẹ́kún báńkì ìrẹ́kún báńkì olúwẹ̀ sí dáadáa nù nígbàtí ìyàbá sáà ìdá aládùúgbò náà ìwá sí ìwà kátàkátà bá yá ọgbà yìí ọgbà yìí ìrẹ́kún sálángá ìrẹ́kún sálángá ìrẹ́kún sálángá ìrẹ́kún sálángá wọ́n ní àgbà bàbá káwà tó jẹ́ wà ní ìyọ́ ọlọ́run ìyọ́ má jẹ́ ọ̀nà tó dìyọ́ ọlọ́pàá àti ọmọ kan fún àmọ́lọ ọmọ kan tọ́lọ̀ ṣe fún ní náà bàbá ni wá ṣe nǹkan kalẹ̀ tí ń jẹ́ nǹkan ọ̀gbìn tí ń jẹ́ màálù dáadáàsì lọ́jọ́ òdìdí kan ó ti wá pẹ́ lóhun pé wọ́n lọ́mọ́sà dákù màálù yìí pàtó jẹ́ kàmẹ́ pàtó ọmọ mi bá tọ́bátẹ́gbà tí ń yorí tó بعد شيء الرأس جهلا كما قد كنت تعاسي غلاما كما قد كنت تعاسي غلاما أراك من التهاون لا تبالي ولا ترعوا الصلاة ولا الصيام ولا ترعوا الصلاة ولا الصيام وتمروا بالفتور ولا تبالي ألا لو كان كذبك أم حراما ألا ولا كان كذبك حراما بعد شيء الراس جهلا Kódà ìwọ́nà ẹ̀yà mi nínú Ìsìláàmù, wọ senior brother mi àti junior brother tó tẹ̀lé mi lẹ́yìn, àtìyàwó àti ẹbí àtàrà kọ́ ọmọ ṣẹlọ́run, pẹ̀lú ìgbà tó ń bẹ ní kékeré, pa òfin dọmọ 20 30 40 50 sísí ọ̀jáwọ́ ń bẹ̀. Màmá bọ́dì kan bẹ̀bá sí ìgbòrá Màmá bọ́dì kan tàtà sí ìgbòrá máa. Bẹ́ẹ̀tẹ̀ẹ́tẹ̀ẹ́tẹ̀ẹ́ tí a máa ń ṣe láwọn ní kéèkèé tí ó jáwọ́ yọ́ padà sí láńlá, mínà sọ̀gáìrì ìlàlkàbáìrì, mínà sọ̀gírí ìlàlkẹbírì, mínà sọ̀gírátì ìlàlkẹbírọ̀. Láti kékeré ló ti ń sẹ́ lọ́un, ọ̀wọ́ ajáwọ́ ibi dàgbà, ní ó tọ́ mẹ́ kékeré òun ṣe sàgírà, sàgáìrì, àwọn ẹ̀sẹ̀ kéèké lọ sí ẹjọ́ náà. Fún ẹ̀ṣẹ̀ kéta ni ó mú mi kí ni wọ́n ó ṣe fún mi átà àṣí Bọ́dá ṣe ìfẹ́ rọ́ àti jálẹ̀ Sọmọ́bọ̀dì fún tàbátì ìgbòlámà Sọmọ́bọ̀dì fún tàbátì ìgbòlámà Ẹgbẹ́ Wọ́n ni ọ̀nà mẹ́ta lè yẹn gbà tẹ́. Bàbá ní ọ̀nà mẹ́ta lè ya gbà tẹ́. Àbí ìgbà mẹ́ta. Àbí ìgbà mẹ́ta ní. Ìyẹn àṣẹ lọ́run, ìyẹn àṣẹ èèyàn nígbà tí ó kéré lọ́mọ kékeré. Ìyẹn àṣẹ lọ́run, ìyẹn àṣẹ èèyàn nígbà tó bá ẹ̀sẹ̀ tí bá fi tẹ̀ yí orígbà mo kiri ọmọ kékeré ní ẹ̀sẹ̀ tí bá fi tẹ̀ yí gbà mọ̀ mọ̀ tí ò yé mi tẹ́lẹ̀ ta ìmànú nì ẹ̀sẹ̀ ó ni wọ́n wá fi tẹ̀ yí gbà mọ̀ mọ̀ tán fẹ́ mọ̀ kí n lè túbá yẹn tí ìmọ̀ ò tí dé wà ìndàlì ilmi wà bá dàlì ilmi ìndàlì kíbàrì ní ẹ̀bá dàgbà tán ẹsẹ̀ tá a bá tẹ̀ ń gbà kékeré ma fún wa ánìhù rufí àtìláàkìlá ma ń tàlá àṣọ̀bí ẹni tó kéré tí ọ̀lẹ́sí tó tọ́sẹ̀ bàbá ti ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ábẹ̀ lọ bàbá rẹ̀ àti ẹ̀ ẹni ó sùn lọ ọmọ tọ́sẹlẹ̀ mọ́ ìdajì ayátọ̀ ń rí ń bẹ tẹ̀bá bí ọdá ń jẹ yí mẹ́ gúnjẹ kú kó máa tán pa tó bá ta oúnjẹ yí ń pa tó bá dánù kọ̀ sẹ́sẹ̀ ń bẹ torí kọ̀ mọ̀ àná ì bẹ́ẹ̀ náà àbó sì rẹ fẹ́ẹ́rẹ́ ọwá padà gbádùn ọwá búya rẹ̀ nígbà tí ń sì lọ́wọ́ ó bàbá rẹ̀ ọ́sẹ̀ àwọn èèyàn kọmọdé zimbà bàbá pé ọ́sẹ̀sẹ̀ á bèèrè lọ́wọ́ àwọn tí ń tọ́jú wèrè àbẹ́ni tọ́lọ̀ ní ó ṣe sábà bí ìfi wèrè kan kí ni ẹ̀rí bẹ́ẹ̀ mo fi tawájí ni bí bàbá ìbá ń sẹ lọ́hun ni kò ní lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run kó fi lọ gbé màálù rẹ̀ pàápọ́pọ́lọ́ máa nígbà tọ́lọ̀ mẹ́sẹ̀ sáré lọ fi jẹ́ kí àwọn tí wọ́n ní wọ́n lọ pa màálù fi jíkú ní ọmọ pé rú màálù wo irú màálù wo ọlọ́n tí wọ́n débi tí ó ṣe dédé màálù tí ẹni tí ń bẹ́nugbó ọlọ́n tí wọ́n dédé débi tí ó ṣe lọ sọ́jà nígbà wọ́n gbé lọ́jà ìyá lála àwọn ọkùnrin tí wá màálù kí wá màálù kí wá màálù kí àwọn lọ́jà ọjọ́ náà ni ìyá wá lálárọ́kọ rẹ̀ kẹ́bí pé ọ́ ni ìyá jẹ wọ́n wọ́n jíyà ó púpọ̀ kò sí jíjẹ kò sí múmú ọmọ yìí ni máa dìde lọ fún ìyá ẹ̀gbà tó dàgbà tán yóò ta náà ẹ̀sì mẹ́ta kọ́ ọmọ gbọ́ tí wọ́n bá ti ń tọ́jú ìyá rẹ̀ tọ́jú bàbá rẹ̀ sí rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ àbáralé rẹ̀ àbọ́kọ rẹ̀ àbíyàwó rẹ̀ ti mú ìlànà bàbá tó bá tàkì tán àwọn adáwọ̀ ẹ̀ sí mẹ́ta a nìkan kọ́ ma jẹ́ ti ìyá ohun ìkan yóò fi sàárà fún bàbá rẹ̀ ìkan àwọn àwọn náà ma fi jẹun díẹ̀ díẹ̀ láti kékeré kí náà ṣe fún ìyá ti ẹni kí ló ṣe fún ìyá ti ẹni ti báyìí kí ló ṣe fún bàbá rẹ̀ kí ló ṣe fún bàbá ti ẹni ti báyìí ọ̀ tí ìrówó tí ìrówó lòun wí ọ̀n sọ̀rọ̀ tútù fún wọn kájẹ̀ fèsì sówó tó ń bá wọn fọ́ sọ́rọ̀ tó ń bá wọn gbálẹ̀ òun pọnmi fún wọn òun bá wọn wóúnjẹ rán sọ́ọ̀dù ló fún yára àti bàbá rẹ̀ àmọ́lọ́bà ní jọ́lọ lọ fún wọn àti ẹ̀pẹ́ kò tẹ́ sí ìṣòwò sọ́ọ̀sọ́rọ̀ tútù fún wa lọ́rọ̀ tútù ló fi bá sọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ lára ọmọ yẹ́ sí yẹ́ ẹ̀kọ́ sí pọ̀ lọ́rọ̀ bákàrà yìí ní sọ́rọ̀tọ̀ bákàrà pẹ̀lú bó ṣe tẹ́lẹ̀ ẹjá close subtime ọlọ́sáfi náà ti sàánú náà lọ àfìdí wípé ìyá wa ní mo lálàá mo rí ẹni tí mo rí

náà ni yáì bàbá yẹn náfílà wọ́n yẹn náfílà dé wọ́n lọ fẹ́ náà rí mo ti forí kan lẹ́pí wọ́n lọ́n bí tí màálù ìbá wà kọ́ máa bọ̀ màálù bá ń pọ̀ láti nàgbò màálù dé màálù bá kúnlẹ̀ níwájú ìyá àtọmọ ǹjẹ́ káwọn agun màálù màálù ní kí wọ́n gun hmm, ọkọ̀ mi ò pé kágun ọ̀ ìtọ́kọ̀ mi sọ fún mi ni mo gbọ́dọ̀ tẹ̀lé ọkọ̀ mi ò pé kágun ẹmọ́ sálọ̀kálọ̀ta wọ́n mú mú ké kúrú tó yí mọ́ lálejò wọ́n ti mú dọ́jà bọ́lọ̀ ń fẹ́ wọ́n gbé màálù dọ́jà àwọn tí ń wá màálù wọ́n ṣe dédé wọn àà ah, màálù tàwárí máa dàlá ẹlú lẹ́ta màálù ìyá ọ̀tajà rí ọ̀tá tó tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ni ọ̀tá níta ah, ẹyọwọ́ ẹyọwọ́ haúsá náà wà ní kasuwa ìlú lẹ́ta òun ìlú lọ rà á ó pàtẹ wá sọ ìkẹ́kọ̀ọ́ wọ́n sọ yí tó bá fẹ́ rà ọwọ́sọ́ ti wí ọlọ́kùn ara rẹ̀ síra rẹ̀ àwọn ọ̀rà ní 10,000 lápẹ̀júwé ní o 10,000 ọmọ yíò gbórí elélẹ́pẹ́ 10,000 tó wíwá ìgbà wá ní àtọ́bínú ah, ọjọ́ ọmọ lójú pé wọn ọgbọ́ iye owó ọmọ aláyé mọ́ bínú àwọn fẹ́ lò ní ọdá àà 20,000 àà máa pọ̀ rẹ̀ lóní àà màlúù yìí ìpìlẹ̀ méjì náà bá rò pé ó tún ní kò tó ní ọdá àà 30,000 ààrà nípele mẹ́ta 30,000 ọmọ bá ní òun ò lè gba iye owó yìí wọ́n lọ sọ fún márùn tó jí kó ti pọ̀ jù lójú ọ̀ ìdáwọn máa rò pé àbí kò tó ní tó bá dọ̀lẹ̀ wá ẹ padà wá wọ́n àwọn ìwádìí ọba délé mọ́rún àwọn onígbà torí yóò iye kí iye dábára ẹ̀ta ẹgbà nàmbá ní a owó tẹ mú wá yìí bó láti wá jẹ́ ọláwọ́ tó rà sí kọ́bá ti ti dára lóhun ọ̀dà àwọn ọ̀rà ní 100,000 ọ̀rà ní 100,000 mọ́ màálù náà tẹ̀lé wa sáà bá dọ́dọ̀ àdínẹ́bì Mùsá tó bá ní màálù náà ní tán bá fi lò tó bá fi rí bẹ́ẹ̀ ààbò àwọ màálù náà ákùn àwọ̀ àárín apadà a mọ̀ wá rọ owó tí tí ó fi kún iye fíye tó bá jẹ́ ni ọ́sà àti rí bí bá gbà wọn pa màálù tán anẹ́bí Mùsá ní ẹmú apá kan àwọn kan lápá ni àwọn kan ní tan ni àwọn kan ní ọkàn ni tọ̀sírì pé bí ó sì sílẹ̀ wọ́n tà mú nǹkan kan lára màálù anẹ́bí Mùsá ní ẹnfílà èrò pé ogbó olú pé wọ́n gbókù kalẹ̀ lọ́ba ti ní ẹnfílà lọ́ba tàdúrà jù lọ́ba mú lọ́ba fi gbá òkú bá dìde Allahu akbar àwọn mélòó bá dìde Mùsá ní tọ̀ sọ báwo ló ṣe kú tá ń pa ọ́ tá mú ẹgbọ́n tó ní ẹ̀wọ̀n fẹ́ mọ̀ bó ti jẹ́ gbogbo wọn tẹ́lẹ̀ sí pé ọgbọ́ bá sàlàyé gbogbo ẹ̀ àrẹ̀mú àyíndé àkànbí alàbí àwọn báyìí báyìí ni wọ́n á pàdé wọn ọmọlé báyìí ọmọlé báyìí ọmọlé báyìí ọmọlé báyìí wọ́n sì sọ fún báyìí pé lágbájá tó jẹ́ gan rẹ̀ lágbájá báyìí tó jòkó ìgbé ní kan wá pa ọ̀rọ̀ orí àwọn owó rẹ̀ kankan rẹ̀ àwọn sì ṣe ó sì fáwọn yí báyìí ó sì ní káwọn jáde ó sì ní kí wọ́n jáde lù wọ́n ti jáde ń lò òun náà ló sí ohun lójòkó yìí alẹ́bí Musa tún bí àsìkò náà ọ̀rá púpọ̀ alẹ́bí Musa wá bí lè rẹ̀kẹ́tọ̀ wá àti yanjú èyí kí ní ṣẹlẹ̀ nù sáré kí ní ṣẹlẹ̀ ní bàrìsáì àfonikojì ayé sọ́run kí lẹ́ ṣẹlẹ̀ ọbẹ̀ sí sàlàyé gbogbo ẹ̀ Ànábì Musa. Ànábì Isa wà tó náà tó dáyé ọ̀nà sí tọ́jọ́ rẹ̀ anẹ́mọ̀ ọmọ sí tọ́jọ́ rẹ̀ lọ́wọ́ wà ní ọ̀pẹ́lẹ̀ ìsọ méjì kó kòkó fún kẹfì màkálùkọ́ lọ gbé jẹ́ kọmọ tó wọ́n bá ṣe àbọ́m̀bọ̀ ẹ̀sánbọ̀ anẹ́rẹ̀ ìsáàgbà tó dé ìrìn lọ́jọ́ kan lọ́bá dé ti sàárè kan ní bá ń gbòrò ìyà tẹ́ fi ń jẹ òkú ọlọ́run yọ̀dá fún mi kó dìde bá dìde

ìyá rẹ̀ ní jẹun sàárè anábìsá tún lọ ọdún débì kan anábìsá tún bí wọ́n fi kí ní ìṣẹ̀lẹ̀ nù sàárè kí lápẹ́ orí ọ̀sára yìí tọ́pọ̀ níwọ̀n tún yá anábìsá tún débì kan ó tún rí òkú kan ìwọ́n náà délẹ̀ kí ní ìṣẹ̀lẹ̀ lónà bá níbẹ̀ ni ìyá jẹun gidigidi gan dákùn bá ń bẹ lọ òun èé wẹ jẹ́nàbà òun èé mára tó ń bá tọ̀ òun èé mára tó ń bá yàgbẹ́ ìdọ̀tí lòun máa fi náà lọ́fàá ara àwọn ká ń gbóná ní kò nǹkan gbóná ni wọ́n ń dàjí wọn sàárì lájẹ́jẹ́ ti fi hún ọ̀rọ̀gún ọdún ọ̀rọ̀gbọ̀n ọdún àdọ́ta ọdún kọ́ ń gbọ́dá ayé àdẹ́ Muhammad sallallahu alaihi wasallam lòun bá lọ́nà bá tún lọ́jọ́ kan lọ́nà bá Muhammad sallallahu alaihi wasallam dínlẹ̀ kí ní ṣẹlẹ̀ sí wọn náà sáà ń gbọ́ wúrúwúrú nukọ̀ nukọ̀ yàrá nukọ̀ sàárì Rasulullah ya Muhammad أشفيني عند ربك شفيني عند ربك دامي للوضع الله مبارك مجاكي لو سي توني عمالو لو على عرو لو ومن بارو wọ́n ń gbá arú fáwọn èèyàn òun wá gbà arúgi òun ti máa ṣe pẹ́ tó mọ́ mú nǹkan ní nǹkan mọ́tò wọ́n wá gbà arúgi jọ kan wá ń bọ̀ òun jẹun Wọ́n ń dénú sàárè ní ṣìnkẹ́ wúrò. Ìfẹ́ kí wọ́n tẹ́ nínú àwọn láti jọ ìgì tọ́ ọ̀sẹ́ ọdún fẹ́ ti pẹ́, àmọ́ ìgì tọ́ ọ̀sẹ́ fún ìgì onígi tọ́ ọ̀tọ̀rọ̀ lọ́wọ́ ní gbogbo tó máa bí táyín. Ọ̀tọ̀rọ̀ lọ́wọ́ ní gbogbo máa bí táyín. Wá wúra rẹ̀ wọ Miami. Kí ní náà wúra mi wò? Gbogbo ẹ̀sẹ̀ kíkì kí rẹ̀ ń bí ọ̀sí nǹkan kan mẹ́wàá mẹ́mẹ́. Látara bẹ́ẹ̀ Àkàmìnà tọ́rùn ni látùbá ní ìjọ kíà ọ̀wọ́rì ọláyà ọ̀bẹ̀rù òkìyà láti ṣe everything for everybody ìfẹ́ tó lè ṣe wọ́n látúnra ọ̀sọ̀ látàwà láti yánà ọ̀sọ̀ àwẹ̀ ọ̀sọ̀ zàká ọ̀sọ̀ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọ̀sán tí bó ti fẹ́ Ọ̀tẹ́ fúnra hùn bí lè fún tó rí wà látùn bá ń gbà tó lè sí, ó lè kíyàn o lè parọ́ máyàn o lè dá mọ́fìkí rẹ̀ dá wàhálà ilẹ̀ kò sí nǹkan kan tó bá ọlẹ́rù àmbẹ̀láyé àfihàn bóyá ògùn ló ní débẹ̀ bóyá jẹ ló ní débẹ̀ bóyá kí wúro kí débẹ̀ bóyá wí lọ kàdébẹ̀ bóyá kò rẹ ló débẹ̀ ọ̀sá láyà tọ́lọ́wọ́ láyà tí yàn Ọdún ṣe dáadáa ẹ̀rọ ojúṣe dáadáa fáwọn òbí rẹ̀ ojúṣe dáadáa fáwọn ẹbí rẹ̀ báyé lè dáa fún ẹ̀kọ́ lóòlè dáa báyé lè dáa fún ẹ̀kọ́ lóòlè dáa Ọjúṣe dáadáa fọ́lọ́run rẹ̀, ọ̀rẹ́ mi ọjúṣe dáadáa fáwọn òbí rẹ̀, ọ̀rẹ́ mi ọjúṣe dáadáa fáwọn ẹbí rẹ̀. Ìjọba àwọn alábẹ́síṣẹ́ ìsìláàmù nífẹ̀ẹ́. Adarí ìjòkó náà. Adarí ìjòkó náà. Àdúà lókù. Àdúà lókù. Èmi ẹgbẹ̀ e fún yínkẹ máa ṣe. Àbókù máa àbá kan máa ṣe lọ. Ẹni bá rí pé ìfẹ́ ìsìláàmù ń bẹ lẹ́nu kọ́ mọ́ dìde o. Ẹni bá rí pé ìfẹ́ ìsìláàmù wà kọ́ mọ́ dìde o. Nítorí nǹkan ṣẹlẹ̀ púpọ̀. Nǹkan ṣẹlẹ̀ púpọ̀ bákan làwọn àfáà náà ti lò àná bákan láwọn bàbá wọn àfáà náà ti lò àná wọ́n rẹ̀gbìn wọ́n rẹ̀gbìn wọ́n rí ìyà wọ́n rí ìyà wọ́n rí èébú wọ́n ti rí èébú ṣùgbọ́n wọ́n mọ́nà èyí ẹ̀ wọ́n mọ́nà èyí ẹ̀ wọ́n rí ṣe wọ́n rí ṣe títà àfi gbé bá ń lẹ̀ lọ́wọ́ wọn tàbí gbé bá ń lẹ̀ lọ́wọ́ Ìsàkété bí mo ti jòkó yìí. Ìsàkété bá àbáwà ti jòkó yìí. Wọ́n rán ní àjàṣẹ́ ìsàkété ń bẹ̀rún. Àjàṣẹ́ ìsàkété bẹ̀rún. Wọ́n rán pọ́blẹ̀mù lọ́wọ́ bẹ̀rẹ̀ nísì. Wọ́n rán pọ́blẹ̀mù lọ́wọ́ bẹ̀rẹ̀ nísì. Bí àwọn aláwo, àwọn olóró láwọn ó gbòòrò jáde nínú Ramadan, wọ́n sì máa sílẹ̀ lọ́dọọdún. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí ní rárá. Ó ti pẹ́tẹ̀ sí máa dàmú àwọn ẹ̀rìnjá àwọn kásámọ́, ẹ̀rìnjá àwọn oṣù wà sí alẹ́, ẹ̀rìnjá àwọn oṣù ẹmọ́ wọ́n láwọn oṣù ẹmọ́ wàhálà tẹ́lẹ̀, wọ́n lura wọn báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní wàhálà tẹ́lẹ̀ lọ́wọ́ tí kírísẹ́ nìkan lọ gbé aṣọ ẹ̀háwọ̀ tó wá lọ sí university ní ọmọ university ni tó wá lọ sí mọ́sánláti jíma gbà ń kí jíma lọ́wọ́ Allahu Akbar tí wọ́n rúkú bá ilẹ̀ bá nà rí bá pé ẹgbà fún Jésù láwọn mùsùlùmí bá ní rúkí lélé ìjẹwà káwọn nígbà wọn ó tú aṣọ ẹ̀há lérí ẹ̀ wọ́n bá ikú kírísẹ́n àwọn ilé rẹ̀ ti dóta lọ́fẹ́ta wàhálà wọ́n ti ti university báyìí láti di ìjọ mélòó wàhálà rẹ̀ ń bẹ́ńlẹ̀ àwọn àwúsá kan ọba àwọn haúsá kú níbàdàn lọ́mọ̀ fi sáwọ́ bóbí nǹkan ni àwọn abẹ́jọba míì àwọn alùsù fi ń bẹ àwọn sálá fi ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan láàrin ara wọn síra wọn ẹ́jẹ̀ ẹ̀gbẹ́ wàhálà mẹ́lẹ̀ láyìí nínú ẹ̀sìn Islam tó èyí táwà náà rán láàrín láàrín lọ́wọ́ yóò ẹjẹ́ àtàdúwà bá ní táàṣì àwọn masáìlù ti ń bẹ nínú fẹ̀rí Islam nínú òfin Islam yóò sì máa dìjà nígbà tọ́lọ́run ṣe wá ń kèfèrí táwọn kèfèrí tá kọjú sí bẹ́ńlẹ̀ kọ́ wá jẹ́ pé wà sí rédíò wà sí tẹlifíṣàn wà sí eré mẹ́mbàrí wà sí tàbùsírì wà sí alẹ́ sẹ́ńtúrì tiwa generation tiwa káwá jẹ́ pé àárí àwọn èèyàn bí sí muslim mọ́ àwọn ara wa lókù tá ń gbíra sínú yọmọ di kọ́ọ̀kì yọmọ di wàhálà bá àbá ní nǹkan ìjà abẹ́lọ́hun abẹ́lọ́hun ìjà abẹ́lọ́hun abẹ́lọ́hun bọ́ bá ti ń ṣe lọ́wọ́ mọ̀dàníyà ti ẹ̀ sí báyìí wọ́n bá dùn ní kí jù báyìí lọ tààkàdì ní tààkì kùránì tàà bá ní fọ́kànbalẹ̀ mú láti gbádùn ẹ̀sìn kiri yóò máa fi wá sí ẹ̀yẹ aláwọ̀ máa fi wá sí ẹ̀yẹ ẹlẹ́bọ̀ máa fi wá sí ẹ̀yẹ adàkí ojú báyìí sí báyìí àdúrà nígbà bùkátà rẹ̀ fi bọ̀ ọjẹ́ gbèsè ní ọfẹ́ dígbà ní ọfẹ́ ìdàwó ní tọ́wọ́ bá nífẹ́ Islam orí kí wọ́n bá wọn kínú al-Qur'ani parí Qur'ani ẹwà sí fásíà Suratul fásíà náà ọgọ́rùn-ún kàdí mọ́kànlá ni ẹni tí lè ké kọmọ bá lọ tàbá parí fásíà ẹfì ọlọ́mọ bá ìsìláàmù jẹ láyé tí wa mọ́bà wá ní jẹ́ nínú ìsìláàmù mọ́bà ìsìláàmù jẹ máa lọ́wọ́ wọ́n fi wá sàpèjú omorúkú rọ́wọ́sẹ́ kọ́ àwọn tàná tí wọ́n fi rí iṣẹ́ jẹ́ àwọn oríjìwá náà sí ọbẹ̀ lórí àwọn tí ń jẹ́ àgbààgbà ìmáàmù ọmọdéré àwọn tàtẹ̀lé àwọn tàbí tó ń bọ̀ lẹ́yìn títí táwọn tí ń bọ̀ lẹ́yìn ó fi kọ ìtàn wa dáadáa tí wọ́n ní اللهم اغفر لي فوا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم àwọn nuru lidi alquran na èmi ó bẹ̀rẹ̀ ní fẹ́ tí ke jáde ẹ ha quran na kokari ni pe ha kokari sitani ó ma rerin ni eyin engbawe wọ́n ó ko ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn gbogbo àwọn tó jẹ́ sáádáàtì káàkiri lórí fóònù pẹ̀lú àwọn ètò ẹ máa wá bàdúrà lọ ọlọ́mọdé arógún lẹ Yorùbá bí sí bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nù wípé ara in lam yí ti fi ha ókàlá òkáomi yakúnu wakúdáha jízazun wàhálù látàrà báyìí àdúrà ní paná gbogbo nǹkan àdúrà nípa náà gbogbo nǹkan àdúrà wà sọ́dọ́ká tó ti ké olùbàlá àwọn ilẹ̀ ìmẹ̀ṣẹ̀ ẹ̀ka ẹ̀ha gbé fáwọn èèyàn kan bá yíngbé kọ́kárí mẹ́ha kárí lọ́wọ́ ẹ̀yìn أعوذ بالله من الشيطان الرجيم بسم العالمين الرحمن الرحيم آمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناه ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآيات آياتهم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون Tí bá sálùkúrá ń lọ́wọ́ ẹ̀wọ́n ká máa ṣíṣọ́ ìfàtíà. Ẹ̀ẹ́sẹ́ tí ó bá sálùkúrá kó kí sọ́ọ̀tù fàtíà. Ìfàtíà pẹ̀lá ní àpàṣíṣọ́ọ̀tù fàtíà fàṣọ́látù lè. Fàṣọ́látù lè. Bàbá wá yá sí àfáà ní orú ọ̀sẹ̀ ó túbà káfà jẹ àbẹ̀gẹ̀ní àbẹ̀lẹ̀ Àgbẹ́ni kò náà tó túbà kan ṣáàtì, ká tó túbà fi sí àdúrà ọmọ lọ́bẹ̀. Àdúrà ọmọ lọ́bẹ̀ ọ̀hún ní ṣe láti mọ́ fún wa. Ó ṣe láti mọ́ fún wa. Ó gbóbi tí ṣètáni máa ń dáná ọ̀tọ̀ lọ́mọ́ta bá pa náà. Ó gbóbi tí ṣètáni máa ń dáná ọ̀tọ̀ lọ́mọ́ta bá pa náà. Ó fi dórí àwọn àyà wa tí ń bẹ ní Flọ́stín. Ó gbára ní Kashmir Shishan ní gbogbo ilẹ̀ Yorùbá àti Pakistan ọlọ́mọ́sàbà panáwọ̀tẹ̀ Islam láyàbalẹ̀ fi Mùsùlùmí láyàbalẹ̀ alánàbà Muhammad sallallahu alaihi wasallam جهنم واجعل لنا الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اجعل خير عمرنا آخره وخير قامتنا خواتمه وخير أيامنا يوم اللقاء فيه اللهم إنا نسألك عيشة هنيئة وميتة سوية فمر عن غير موزن ولا قادم اللهم إن نسألك خير مسألة وخير الدعاء وخير النجاء وخير العلم وخير العمل وخير الصواب وخير الحياة وخير الممات وثبتنا وثبت موازيننا واغفر إيماننا وارفض رجاتنا وتقبل صلاتنا وغفر خطيئتنا ونسألك من الجنة اللهم إنا نسألك موجبة رحمتك وعذاب مغفرتك وسلامة من كل إثم والكريمة من كل بر والفوز بالنجاة والنجاة من النار اللهم آتنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اقسم لنا من عشيتك

فلنا على ما ظلمنا وانظرنا على من دعانا ولا تجعل مصيبتنا في دنيانا ولا تجعل دنيانا أكبر هما ولا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم لا تدعنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا حكم يا أواجه الدنيا ولا آخرته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 وقد دعوناك كما مرتنا واجبنا كما والدنا يا ذا الجلال والإكرام لنا مولانا استجب دعانا لا تكد رجانا بجاه محمد مولانا مولانا

Yeah, yeah, yeah. مولانا مولانا